nínú ẹgbàwọ́rọ̀ tó wá látọ́dọ̀ Uqba ibn Amiri radiyallahu anhu nínú àwọn sọ̀hábí annabuwa Muhammad sallallahu alaihi wasallam marfu'a tó gbà wá látọ́dọ̀ annabiwa Muhammad sallallahu alaihi wasallam ọlá annabi ni man ta'allaqa tamimatan fala atammallahu lahu wa man ta'allaka wada'a fala wada'a Allahu lahu gbogbo ẹni ọ bá so nkankan n ta ń pè ní tẹ̀mímọ̀ ìtúnmẹ̀ ni mo ti wí ni àti tẹ̀mímọ̀ àti wádá ìtúnmọ̀ wọn ni pé nkankan téèyàn so o lè wá so mọ́ ìdí léyìí táwà ń pè nílẹ̀ Yorùbá ní òǹdè o lè so mọ́ ọrùn mọ́tò rẹ̀ o lè wé ń tíra àwọn kan ó sì mú ìgbálẹ̀ wọn ó so mọ́ ẹnu ọ̀nà lé àbẹnu ọ̀nà ṣọ́ọ̀pù kọ́dà nógò lẹ́lòmí ó di ti ẹ̀ sí tí ó sùúrú gúdú tí ó dé gbogbo bí ìyẹn bá ń dé nǹkan mọ́ anábi ní ma ń ta alákọ̀tẹ̀ mímọ̀ ni ó pé ìyẹn ni pé ọ̀fẹ́ kọ́lọ̀wọ́n ọ sọ ń bí aburú àbí kó sóre kan in tó ń wá ní ọlọ́run níjọwọ́ rí ó tó annabi tún sé pé inú ìta annabi ma ṣe sallallahu alaihi wasallam in tí ó bá jọ nǹkan annabi a ma fi wé nǹkan tẹ̀mímọ̀ annabi ní fàlá àtàmàlọ́hù làhú ẹni ọba so nǹkan torí pé ní àà kíkiní yìí kó gbé kọjá ìlúmí ọ ní gbé kúdé àbí kó gbé aburú ànẹ́bí láburú ọsẹsẹ̀ dé ni gbogbo ẹn tọ́ bá so nǹkan kan ọ̀rọ̀ ànẹ́bí ọlọ́nu sallallahu alaihi wasallam man ta'allaqa wada'a fala wada'a Allahu lahu wa fi riwayatin ma ń ta alákọ́ tẹ̀mìmà ọrùn ló so mọ́ ní ọmọ kan ò tètè rìn èyí ń dàmú ọmọ kan a wá gbé fọ́tò ẹ̀dọ́ ọlọ́run kan bí ti wa náà asóndè máa gbé kọmọ lọ́rùn gbọ́ntà nẹ́bi wí fàkọ́dé àṣọ́rọ́kà ànẹ́bi lẹ́ni náà sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ẹni ó so ti ẹ̀mọ́rùn mọ́tò ẹni ó so ti ẹ̀ mọ́lé gbogbo ọ̀ràn nǹkan táà mọ́ so annabi ni ma ń ta alákọ̀tẹ̀ mi mẹ́tàn fàkọ́dì aṣọ́rọ́kà gbẹni ọba so nǹkan kan márùn mẹ́dí tí ọ̀fọ́lọ́run rẹ̀ síbi tọ́lọ́run wà àwọn ọ̀nà bẹ́yàn bá ní àdéhùn ọ̀nà táà fi aṣọ̀rọ̀kà irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run o níbi yìí gẹ́gẹ́ bá ti ma sàlàyé fúnra wa al'islamu bayna tafriti wal ifrat in ti ń jẹ́ islamu ni ẹ̀sìn tó jìnà sáse jù àti kíni àtàsẹ ètò faqad aṣọ̀rọ̀kà ọsẹbọ pẹ̀lú ọlọ́run àwọn alfáàjò yíwa pé shirkan asgaru shirkan asghara ẹ̀ríru e, e ẹbọ tà nẹ́bí wíyà yín o ìtúnmẹ́ lẹ́bọ kíni ẹbọ kéèké ẹni tí ọba wá fúra tọ́ pẹ́nú ẹbọ kéèké yìí ló lè padà wá sọ di kíni shirikan akbaro alladhi yukhrijuhu min millati islam èyí tó lè gbé èyàn jáde kó nù milla islam kọlọ̀ sọ wà mẹ́ a ma wá bèèrè pé kí lọ sọ tẹ̀mí mà kéèké táàwulẹ̀ pé ẹbọ ńlá ni àlàyé bẹ̀ ni pé gbogbo ẹni tí ń so nǹkan ń gbò nǹkan kọ́ ni ó so mẹ́dí ni ó so márùn ni àníyàn rẹ̀ ọ̀kan nù méjì ni bọ́bá ipá níyàn rẹ̀ ni pé bá a bá so yìí lọ́lọ́run ó fi sọ wa ẹ̀dàkùnsẹ́gbọ́n tí mo wíhun bá a bá so yìí lọ́lọ́run ó fi wá sọ wà pé ibi ìsọ ọlọ́run wà nù fàhádà ṣírkún asìgàrò fàhádà ṣírkún asìgàrò irú ẹni bẹ́ẹ̀ ẹbọ ti ẹ̀ tó se ẹ̀sẹ̀ ńláńlá ní o kò sí rẹ̀ ẹbọ tọ́lọ́run ní jẹ́yàn yẹ o inna allaha la yagfiru gbogbo rẹ̀ ẹbọ òun ò ní forí jíyàn mẹ́yàn bá bá bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àmẹ́rí mo ti wí islam ọgbà ṣe jù kọgbà ṣe tó láàyè bọ́bá ipá níyàn rẹ̀ ní pé ààbẹ́ bá só bá ìyà kọ́dọ̀ ọlọ́run ó sì wá fi sọ rẹ̀ sọyìn ta ló ní ọ́sọ̀hun ọlọ́run àmọ́ tí ó ti ní sábàbí ìsọ ni ọlọ́run ẹni ọba wá ní àà ẹjọ́kó sí tọ́lọ́run àwọn kìíní ibé yẹn bá mójú tó dáadáa kọ́dá kò ní di ẹ̀yìn ṣerékún àkìbàrù gbogbo ẹni ọba ipọ́kàn rẹ̀ wá lọ bí pé kìíní ìgan ni ó sọun kìíní ìgan ni ó fa orí wá kìíní ìgan ni ó kọ kò sínú musulmi máa o kò sínú ọmọlẹ́yìn annabuwa muhammad sallallahu alaihi wasallam máa o kọlọ̀nkọ́ mọ́sá sàánú ìmẹ́ àti wọ́ kọ́sọ́wà kó ń bí ẹbọ́ àtẹ̀yí tó kéré àtẹ̀yí tó tóbi wọlébìnà abi hatimin rahimahullah alfagba alimam ibn abi hatimin sahibul inú àwọn àgbàfà súnnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam on imam ibn ibn abi hatim àwọn ni wọ́n tún gba àdíthì yíwá látọ́dọ̀ hudhaifa ibn al-yaman sahabi sahabi annabuwa muhammad sallallahu alaihi wasallam ta ń pè ní hudhaifa annahu ra'a rajulan fi yadihi khaytun min al-huma faqata'ahu وتلا قوله عز وجل وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون ونحذيف rí arákùnrin kan jọ kan fi yadihi khaytun ọba rí okùn kan tó wé mọ́ ọwọ́ okùn tó wé mọ́wọ́ yìí minal huma torí gbogbo nǹkan gbọdọ̀ nídìí òun lẹ́rí pé ń gbà tí ṣéhọ́ ṣe tẹ̀bù ìbò àkọlé báàbù yìí ọlẹ́ni ọ bá so nǹkan lè rọ́fún ìbàláì àó lè dáfẹ̀ èyí bí i bá ti se pọ́ kan nú méjèèjì ilẹ̀ yẹn torí ẹ̀ so nǹkan kan òun lọ́mọ̀ ń torí ó so ó so nǹkan kan mọ́wọ́ ọlọ́run fi ń sẹ́mọ̀ pé kọ́dà bí wọ́n bá dé ago náà yóò dé mọ́wọ́ torí gbogbo wọ́n lárákùnrin yìí kí ló so mọ́wọ́ minal huma ibà ń dà láàmú ìgbóná olètúnmọ̀ huma ibà olètúnmọ̀ kíni alhuma ìyẹn ni pọ́ sáré ogbóró odírísí ààrẹ tí ó se èyàn tí wọ́n pè àbíkẹ́ dé nǹkan mọ́wọ́ àbíkẹ́ dé márùn-ún ọmọ yóò tètè yọ eyín ọmọ yóò tètè rin eh musulmi tó bá jọmọ lẹ́yìn annabuwa muhammad sallallahu alaihi wasallam dákun jìnà sí ọ̀dẹ́fà bin al-yaman wọ́n lọ pàdé arákùnrin tó so nǹkan mọ́wọ́ èése ààrẹ kan ní dàmú náà fi báhùn se àjò sí bẹ́ẹ̀ ọ̀dẹ́fà fàkọ̀tọ́ àhú sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam lọ bá súnmọ́ òzèfà wá ń ké ayà tọ́lọ̀ ní wà máa yu'minu aktharuhum billahi illa wahum mushrikun olúwa lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n ma láwọn gbọ́lọ́wọ́n ọba gbọ́ ibi pọ́n láwọn gbọ́lọ́wọ́n ọba gbọ́hun náà wahum mushrikun wọ́n sì tún ma ṣẹbọ pẹ̀lú ọlọ́run ìyẹn ni rasulullah àmọ́ síbẹ̀síbẹ̀ náà illa wahum mushrikun wọ́n sì tún dá nǹkan pọ̀ mọ́lọ́hun wọ́n tún lérò pé okùn kan ní ó mọ́ ìwòsàn wá àbí kìníkà táwọn dè mẹ́dí àbí dè mara lẹ́yìn ọlọ́run òní ọgbà wọn lẹ̀ lọ́wọ́ àdánwò gbogbo eléyìí ọtakò lànà nẹ́bùwa muhammadu sallallahu alaihi wasallam kọlọ̀kọ́ masá sọ ìmẹ́ àtẹ̀yìn bẹ́ẹ̀ fíhí masáìlì inú àwọn ẹ̀kọ́ ńláńlá tí a kọ́ ní báàbù tí ó kọjá yìí al'ula alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àtàgbìlìzù fi lóbsìl halkọtí wal khaiti wa náhwíhì má lè mẹ́sìlì zàlìk inú ta kọ́lẹ́kọ́ nú báàbù yìí ni pé àsínú tí a yí fọwọ́ tẹ́tẹ́rẹ mú inú ta yí ti júyàn débẹ̀ a ẹmẹ́jà sẹ̀wọ̀n òun lọ̀rọ̀ a ń so nǹkan rọ̀ mọ́lé àtẹ̀gìlìzù inú tí ṣe rí ọ̀fọwọ́ kínkín ní mú òun ní gbogbo àwọn nǹkan wọ̀nyí o àtàníyà ẹlẹ́ẹ̀kejì anna sahabiyya law mata wa hiya ma aflaha ẹgbọ́ bá nẹ́gbà muhammad sallallahu ti wí hadith imran ibn hussein radiyallahu anhu ọlá nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ń pàdé arákùnrin kan òun náà so nǹkan kan mọ́wọ́ arákùnrin èwo ń tọwọ́ rẹ̀ yìí à oní minal wahina à kìní kan ní dàmú àrùn kan ní sèhun àwọn kan ní òjò wọn gbádùn anábi ní ẹnzáàhà ọjẹ́ tètè já torí pé kíní fa innaka immita wa hiya alayk lam tuflih abada bíkú bá ka mọ́ lọ́wọ́ báhùn annabi ló ní làláìláì annabi ọlọ́run ló wíbẹ́ o sallallahu alaihi wasallam ẹ dákun ẹ jẹ́ á ṣàánú ara wa kò tó dọjọ́ tí ò sí rọ́ ní gbangba alìkìyàmà bẹ́yàn bá mọ̀ pé bàbá ti mọ̀yàn pé ẹlẹ́bọ ni kìí ṣe mùsùlùmí ọ̀rọ̀ rẹ̀ ò ní jọyàn lójú púpọ̀ àmì tí ó bá nínú jẹ́lẹni tí ń kírun ẹni tí ń gbáwẹ̀ tẹ ń ṣe la ilaha illallah kò sí páwọn nǹkan wọ̀nyí ni ọ̀wá ní fura sí ẹgbọ́ntà annabi wí annabi wí fún sọ̀hábé pé bọ́ bá fi kú tí rú tó so mara tó so mọ́dí tó so mọ́wọ́ yìí bá bọ́ ọlọ́run bẹ́ẹ̀ lam tuflih abada èyàn ní sorú ilé ìlọ́dọ̀ ọlọ́nkọ́ láò ọlọ́nkọ́ mọ́sá àlá èmì àtẹ̀yìn níbi gbogbo rẹ̀ bọ àtẹ̀yí tó kéré àtẹ̀yí tó tóbi fihi shahidun li kalami sahaba أن الشرك الأصغر أكبر من الكبائر. kabair alfa'alẹ́rin lánlá ta múnnú tí sọ̀hábé tó se àti ń tàn nẹ́bí wí ni pé a sí bí ẹbọ síse ìdá nǹkan pọ̀mọ́lọ́un bó ti lè wù kó kéré tó kò sínú ẹ̀sẹ̀ tó kéré bal akbaru min kabair gbéyàn ti lè sẹ́bọ bó ti lè wù kó kéré mọ́ toríkẹ́ ọmọ mọ́ dúnrẹ̀ nú pé á wọn ni ẹbọ kéèkéé ni wọ́n lè ìta àṣẹ ìwọ́n ní kíni ẹbọ kéèké ni ẹbọ kéèké tó kéré jù ìyá ńlá ńlẹ́ẹ̀sẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run torí náà ẹ̀dàkùn ẹmẹ́jà gbá àṣẹ ìtọ́ni láyé o torí bá ti wí ní ìsinú ẹlòmí ó tún dùn pé ah, alhamdulillah wọ́n ti ẹ̀ ní akbaru minel kabair ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó ju gbogbo kabair ẹ̀ṣẹ̀ ọjalè ẹbọ bó ti lè wó kéré mọ́ ìjìyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ojú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńláwọn wọn ìlọ ohun ọlọ́nkọ́ annahu jahala ta kọ́nù báàbù yìí ni pé àṣẹ́mi ọmọ kò tó ní ọmọ àmọ́ tó ní kíní kò tó ní ibi ká gbọ́ yìí kò tó ní ẹ̀skíùsì wípé ọlọ́run ọjẹ́ èèyàn yá àbí kò tó lẹ́skíùsì al'inkaru alẹ́ nẹ́ti torí pé ìtí ò rújú ni pé inú ẹ̀sìn tọ́lọ̀n fi rán nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam olúwa sọ kalẹ̀ fà nẹ́bì inú ọlọ́nlá ní jẹ́yàn ń yà títí tàà fi ránṣẹ́ sí pọ́lọ̀n bá ti rán òjíṣẹ́ sí yàn àbọ́gbọ́ látẹnu ọgbọ́ lẹ́nu òjíṣẹ́ àbítíra tó jíṣẹ́ fi jíṣẹ́ fáwọn èèyàn dé tí gbọ́ ti ẹ̀ náà gbogbo orí ẹni ọba ti gbọ́ kílọ́lọ́un fẹ́ kílọ́lọ́un ọ̀fẹ́ olúwa ni kò sí àwáwí kan mu'adhibina hatta nab'atha rasula torí náà lam yu'dhar bil jahala kò lè takò áyà yìí àwọn ni ká gbọ́tún ma ń tààfà wípé lam yu'dhar bil jahala ìyẹn ni pé àyè ṣe ní ẹskíùsì pé ẹ̀fin wọn lẹ̀ bọ́yá wọn ọmọ ní nunkiru alayhi gbogbo ẹni ó bá ṣe ṣíríkù àti ṣíríkù kékeré ni ní òjé annabuwa eh, muhammad sallam in gbọ́ pàdé sọ̀hábé ni ọ̀sẹ̀sẹ̀ ma bí pé sí wọ́n mọ̀ pé ọ̀dá ọ̀dá òun ni hudhaifa ń gbà tó náà rẹ ni tó so nǹkan mọ́ mínà lùmọ̀ ọ̀tọ́ gbogbo gbogbo ta ń bá ń ṣe tó bá ti lọ mọ́nà ẹbọ ẹbọ kékeré ni àbẹ́bọ ńlá ni àyí ti jú rẹ̀ àyí pẹ́nu sọ ń pa rẹ̀ àyí pé ẹ̀fílẹ̀ bọ́yá kí èmọ̀ ni ẹjẹ́ ọmọ pé ń tóhun ṣe ni ẹbọ ni pẹ̀lú الرابعة ẹlẹ́kẹrin أنها لا تنفع في العاجلة بل تضر gbogbo à ń so nǹkan mọ́ wà ń so mọ́dí à ń so mọ́lé yìí ẹ̀ alfa ní bá bá mọ̀ ní látàǹfààrù kọ̀ sáǹfààní kan tí ó mú wá bálta dúró kọ́dọ̀ lè nìyàn lá ìyẹn ni pó lè kó bá àyàn lọ́dọ̀ ọlọ́run lè kọ́ wahana ona ah, mo fi so won tori nkan kan tin se mi ba mi anabi ti o je omo re o si na lo so mo won baba ni ara re o le ni sese bere aisi ni leni. Torina tori na la tanfa'u fil fil ajila ora le ito sumo ko to kan al kiyama anabi gbogbo ntin yan so mo ra yi won o ni nkan kan ti won le se leyin tolorun ba fe tàdúrú kọ́dọ̀ olè wá kó báyàn lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀n kó fi ṣọ́ rẹ̀ sọ́wà alkhamisa ẹlẹ́ẹ̀kàrún al'inkaru bi taglib alamanfa alamifila zalik n ta wílẹ̀ kanánu a yi mú kékeré bàbá ríyàn ti ń sẹbọ ẹjẹ́ ọmọ pé ní tóhun dánwò yí o tó burú níwájú ọlọ́run ọba ni o ní kíyàn ọpa nǹkan pọ̀ mọ́ ọlọ́run ọba ọwá jẹbọ kékeré àbọ̀jẹbọ ńláńlá yẹjibu tẹ̀gìlì al'inkaru bí tẹ̀gìlì ẹlẹ́kẹfà àtàsíríhù bí annaman ta'allakọ̀ ṣe'an wukila ilẹ̀ kọ́dà nẹ́bùwa muhammad sallallahu tún jí oye wa pé gbogbo ẹni tí ń bá ń tí ń so náà mọ́ fà ọ̀rọ̀ annabuwa muhammadi sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀keje àtẹ̀síríhù bí annaman ta'allaka tamimatan faqad ashraka kọ́dà annabi pilẹ̀ wà láàmọ́lẹ̀ pé gbogbo tí ń bá ń so tẹ̀mímà ó ń dè ní àsokọrùn ní àsokọlé ní faqad ashraka ó ti pa nǹkan pọ̀ mọ́lọ́run تلاوة حذيفة حذيفة الآية دليل على أن الصحابة يستدلون بالآيات التي في الشرك الأكبر على الأصغر كما ذكر ابن عباس في آية البقرة يعني على ينتاوله كانوا إتما فقد أشرك أي شركا أصغر ebo kekere ni ke ise bo nla ama won sahaba ma lo aya to lo nso kale fi shirkil akbari nínú ẹbọ ńláńlá láti kìlọ kíni ẹbọ kéèké fáwọn èèyàn náà òun lọ́fà tí àfírí tí Hudhayfa fi kí áyà wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun li'anna as-sahaba yastadilluna bil ayati allati fi shirk al-akbari 'ala al-asghar at-tasi'a ẹlẹ́kẹsàn anna ta'lika al-wada' 'an al-'ayni aw min al-'ayni min dhalika gbogbo tẹ́yìn ó pòhun sọkọ́ àbó sọ̀rọ̀ ní ti torí àwọn ayé àlàáìnù ní lárúbáwá ń pè ní kíni ayé àfáàléyìn náà kó nù tá ń wí yìí ààrẹ náà ni ara tí kó báyàn lọ́dọ̀ ọlọ́run ni muhammad sallallahu alaihi wasallam sí anẹ́bì kọwàlé ìtàwì láàárọ̀ ọkọwàlé ìtàwì lálẹ́ ọkọwàlé ìtòwì tó fi para rẹ̀ bọ́ bá a máa wá ń so nǹkankan a ń so mọ́lé a ń gbé lórí kíní a ń so mọ́dí e eh, alfa ní gbogbo ilé iná ń bẹ nù mẹ́nà ṣíríkì billahi azza wa jal kọ́lọ̀kọ́ masá àlàwà ń bẹ o aláàṣírọ̀ ẹlẹ́kẹwàá addu'a wala alfa ní kọ́dẹ̀ rí pé annabi tún fẹ́ pè tẹ̀lé annabi ni ma ń tààlákọ̀ tẹ̀mí ma fàlá àtàmàláhùláhù ẹpẹnú o annabi ṣe pè fún gbogbo ẹni tó ṣe kíni tó so nǹkan mẹ́dì tó so nǹkan mara tó so mẹ́lé tó ń so mẹ́mọ́ tó ọlọ́nkọ́ mọ́sá àṣọ́mì rẹ̀ lẹ́ni tí ò ní pa nǹkan kan pọ̀ mọ́lọ́run ọba wa gẹ́gẹ́ bọ́lọ́run ti fẹ́ àti pa nǹkan pọ̀ mọ́lọ́run tó kéré àtèyí tó tóbi ọlọ́run kọ́ mọ́sá làwá kọ́lá gbogbo mọ̀lẹ́bí wa kó ń bẹ́ báàbù ma já ni àrúkọ̀ọ́ àrọ́kọ̀ kásọ ẹnu wúyẹ́wúyẹ́ wí nǹkan kásẹ kíni ká ma sẹnu wúyẹ́wúyẹ́ wí nǹkan kíni kò tí sẹ̀ríà kíni dájọ́ sẹ̀ríà ìsìláàmù in tó jẹ́ pé ní kásẹnu wúyẹ́wúyẹ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ́lómi ọba tó àrúkọ̀ yóò ní ọfọ̀ ó lè jọfọ́ ó sì lè má jẹ kíni ó lè má jọfọ́ torí ni bẹ́ẹ̀ rúkìyà náà nù jámù rúkìyà ní kí ni àrọ́pọ̀ òun ní gẹ́ bí mo ti wí gbogbo nǹkan ló níwọ̀n tún wọ̀n sí òun ló fi wá látọ̀dọ̀ kan náà àwọn sọ̀hábà nẹ́bà muhammad sallallahu alaihi wasallam bọ́yá padà kanú tíra iná auf ibn malik radiyallahu anhu òun lọ wá bá nẹ́bì sallallahu fil jahiliya kó tó dé wa nẹ́bì kọ́lọ̀wọ̀n tó gbé ọdìdẹ wá bá wa aláwọn táà mọ̀ wí wúyẹwúyẹ lẹ́nu bọ́yá kèkèé táyàn ni bọ́yá jò sáyàn ni bọ́yá ẹnìkan lórí ń fọ́hun ni àwa náà ní nǹkankan tí a mọ̀ wí ẹgbẹ́kílà annabi wí annabi ní sallallahu alaihi wasallam àrídú aláyẹrùkọ́kùn la ba'sa ma lam takum shirka ànábì ní áúfù àti gbogbo ẹn tí ń bá ń wí nkankan wúyẹ́wúyẹ́ lẹ́nu tẹ́nì kejì ọ̀gbọ́ àrídó aláyà ẹwà wí ń tẹ́ ń wí kí ń gbọ́ ní ti torí pé kọ búrò kíyàn ó ní ọ̀nà kan tí ó sallallahu alaihi wasallam òun ló fi jẹ́ a wà yàn pé a rúkúyà báyìí ọlọ́run farama rúkúyà báyìí ọlọ́run ọ̀farama ẹ̀rínú ran rúkúyà tọ́lọ́run ọ̀farama òun lè tàwà mọ̀ sí ọ̀fọ̀ nílẹ̀ Yorùbá hùn àmọ́ gbogbo rúkúyà wa Muhammad sallallahu alaihi wasallam bá annabi ti fi kọwa eléyìí ń ta annabi wa Muhammad sallallahu alaihi wasallam náà sì في الصحيح عن أبي بشير الأنصاري رضي الله عنه أنه كان مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره فأرسل رسولا ألا يبقين في رقبة بعير قلادة من وتر أو قلادة إلا قطعت lójú ayá النبي محمد صلى الله عليه وسلم ولا النبي ولوري lórí pẹ̀lú àwọn sọ̀hábé rẹ̀ lọ́jọ́ kan fa'arsala rasúlà annabi wá gbójíṣẹ́ kan dìde nínú àwọn sọ̀hábé pé ma wí fún gbogbo àwọn èèyàn kí wọ́n gbọ́ o kílẹ̀kílẹ̀ annabi ni ọmọ kígbe fún wájọ́ náà aláyóbìkìyànnà fi rọ́kọbàtì ba'irin qilādatan inú àwọn tí lárúbáwá máa ṣe táwọ̀ wà wo ń tọ́ bá jọ bẹ́ẹ̀ táwà náà bá ń ṣe lónìí èyí tí wọ́n ń ń jọ náà lànẹ́bẹ̀ ń wí fún wọ̀nyí pé olúwọ̀ faramọ́ ń ṣe yìí àwa náà wà wo kí lọ́jọ́ láwùjọ nílùú nílé oúnkálukú náà bọ́ bá ti jọ ìwọ náà pàátì bá nẹ́bì ti ní káwọn ará àjọ sí àná káwọn náà pàátì kalẹ̀ bá àjọ́là ẹ̀pẹ́kílà nẹ́bì wí ànẹ́bì ní gbogbo ẹni tọ́ bá rí tọ́ bá so nǹkan kan inú tí lárúbáwá ń ṣe tó já sí ìmá fi nǹkan pẹ̀lú ọlọ́run ìmá ṣẹbọ òun ni pé alwataru ay autarul kaus àwọn ọrún àbí ọrún na wọ́n ń pè ọrún ọfà bọ́bá ti di pé sẹmọ̀ kí bí wọ́n bá ti ń ka ọrún ọfà yọ padà di pé yọ mọ̀ kò ní padà nàmọ́ èyí tó bá ti wá kákáká débi tó gbé kọ́ ọrùn kan lárúbá sì tún sọ yíò dé nǹkan mi àwọn náà wọ́n lọ já igi òun tútù o wọ́n bá tún ní àà ilé ìtì dé nǹkan o torí náà ràkún mẹ́mẹ́ ní fi kọ ọrùn rẹ̀ wọ́n tún sọ yíò náà dọ̀nà dàbára ọ̀nà àjò kan mo ní èyí táwọn ṣe níjọ́un nù èyí táwa náà bá ń ṣe tọ́jọ bẹ́ẹ̀ lónìí bọ́yá wọ bàtà lọ́bì kan ní bàtàtà fi tẹ ilẹ̀ bí báyìí àbí àgé kan tí wọ́n ìsàlù alámbì kan gbogbo àwọn nǹkan báyìí lànẹ́bí ní kìlọ̀ fún wa sallallahu alaihi wasallam gbogbo tí ó bá máa mú wa mú nǹkan míì tí ó dàbí ìgbà tá ń fẹ́ mí wa sọ́dọ̀ nǹkan kan yàtọ̀ fọ́lọ́run àfikẹ́yìn ó jìnà sí bọ́bá fẹ́ làwọn àjọ ọlọ́run torí náà annabiwa muhammad sallallahu pa sọ̀hábẹ̀ iláṣẹ pé gbogbo ẹni ọba rí tí ń fi nkankan kọ́ra nkúnmi rẹ̀ lọ́rùn pẹ̀lú èrò lè dáfà ìlbàlá ì a ò lè rọ́fà ìlbàlá pé bọ́yá ní ó se láǹfààní kan mí ní ọgbà burú kan kú annabi ni mẹ́jẹ́ kankan sẹ́kù àfikọ́ ma já annabi pa sọ̀hábẹ̀ iláṣẹ bẹ́ sallallahu alaihi wasallam wa an mas'udin radiyallahu anhu qala سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ابن مسعود ilé mi tó gbọ́ta nẹ́bi tó wí níbi tí tí ń kí lọ ọ̀rọ̀ aṣọ nǹkan mọ́ awí nǹkan wúyẹ́wúyẹ́ léyìí tí ọlọ́wọ̀n ọ̀fara mọ́ ọlá nẹ́bi ní iná rọ́kọ̀ wàtàmẹ́ ìmẹ̀ wàtíwà látà ṣírkùn iná rọ́kọ̀ wàtàmẹ́ ìmẹ̀ wàtíwà látà ṣírkùn ànábì ní ẹ̀rí gbogbo tí mo fẹ́ kà fún yìí nínú ọ̀nà ìwà orogún pẹ̀lú ọlọ́run mina ṣíríkì billahi azawajal kílà kọ́kọ́ arúkọ ìwé nǹkan wúyẹ́wúyẹ́ lẹ́nu tó bá ti lọ bí ọfọ̀ bí kìníkan bá ṣe kìníkan ní tí àwà kò sí kọ́dá kò sí láàká ìbí omi nínú àwọn tàà ma gbọ́ tí wọ́n ma pè ní ọ̀fọ̀ ìmísẹ̀sẹ̀ gbọ́ dáadáa jò ní ìní pé bóbìnrin bá fojú kan kí níkan yóò fún lásọ àṣí haibọ̀ wọ́n wí kí lọ burú ń bí pé bóbìnrin bá fojú kan kí ní wọ́n ni wọ́n bá fojú kan èélá haibọ̀ wọ́n wí bóbìnrin bá fojú ma fọkàn sí bá ipé ṣe ìtọ́ọ̀nì lójú ti wá dé sí àwọn ọmọ àfikútàwà náà bá ronú ń parẹ̀ látorí pé ẹgbó kí ni kí lọ́jọra wọn nù bóbìnrin bá fojú kan ẹ̀dọ̀ yìí kọ́ wá sọ tí clean ààrẹ ó sì tún á di pé ìhun ni ó wà mú nkankan ní kí nkankan ó se àbí ní òní jí nkankan ó se àmọ́ ẹgbọ́n tí lóhun ó se gbogbo ẹni ọ bá ti fọkàn rẹ̀ síbìkan ọlọ́lọ́wọ́ dáadáa ẹ ma wá pé bóbìnrin bá fojú kan kíníkan yóò rí kíníkan lẹ́wà rò pé bẹ̀rún ní nǹkan gidi wà ọlọ́nkọ́ mẹ́jà sọnù kákẹ́kọ̀ọ́ látara àwọn tá nẹ́bí bá láyé tá nẹ́bí ń kìlọ̀ fún yìí inú tá nẹ́bí bá wọn táwọn lárúbáwá ń dánwò bí lárúbáwá bá se òsà látara gi tí wọ́n bá gbẹ́ òsà látara òkúta kọ́dà wọ́n tún ronú pé a lè fi làbídùn náà mọ òsà ẹ́ làbídùn tá ń jẹ támúrù lárúbáwá sì súpọ̀ súpọ̀ wọ́n yọjú wọ́n yọ mú fún òun náà sì tún dín tí wọ́n ma kúnlẹ̀ fún ọwá burú débi pé wọ́n ma gbérò àwọn òsàyí tírábù mẹ́ bá rìnrìn àjò pé sọ́nà dàbí àbíkọ̀dá ìjọ tí ilẹ̀ bá wá gbẹ tébi bá dé àwọn náà wọ́n sì tún pé ẹbẹ́nu abádélé kásẹ̀ mí <laughs> wọ́n bá tún kán apá ọlọ́run àtẹsẹ̀ wàlẹ̀yàdóbẹ̀ láyé azawajal Eh, báwa tí ń rẹ́rin ìhun níṣà àwọn kan rẹ́rin ti wà náà ọ̀pọ̀lọpọ̀ ń táwà náà kàkún ẹnìkan wà dáṣọ kan bójú ní ẹniyàn alárọ̀ ọ̀run lòun báwọn kan náà bá gbọ́ láwọn ìlú tó ti lajú wọn pé sórí àwọn eléyìí wọ́n tún dé wọ́n àtọwọ́ rẹ̀ sẹ́nu irú ẹ̀làwọ̀ ẹ̀làwà náà láìpa àkóǹbẹ̀ tán dò ní ọlọ́nkọ́ mọ́sáàsánú gbogbo wa o ẹ̀dàkùn ọlọ́run ní wà lákọ́díkà ramna bani adam ọlọ́run ọmọ ànẹ́bí adama lòun fi so lórí gbogbo ẹ̀dá tó ń dáun pọ́n wálé ọmọ ànẹ́bí adama se ń tún lọ wá kúnlẹ̀ ti gi ọmọ ànẹ́bí adama se ń tún lọ kúnlẹ̀ ti òkúta inna lillahi wa inna ilayhi raji'un olúwa tó ti làwá ń bí gbogbo ọ̀ràn ẹbọ ọlọ́mọ́túnjára padà sí ibú gbogbo àwọn tó kú ń di ẹbọ kékeré àti ńlá olúwa mọ́sá àlà náà kọ́lọ́run ó sí láàká ìwọn toríkọ́dá common sense ó léyàn kó ń di ẹbọ àwọn bìkan bẹ nísìn odò kan tí wọ́n ń fọ̀gbẹ́ fọ́tọ̀ sí tí wọ́n ń se ogbẹ́ òun náà ni ó tún fún wọn lọ́mọ́ o nínú làákà ìkantúnnù kọlọ̀nkọ́ sọ wa ń bẹ́ àmọ́ láàyàn bí gbogbo eléyìí òun ni aṣáàdù aláìláha illallah wa anna muhammadan rasulullah kí musulmi ó gbà pé ẹnìkan ò lè ṣe nǹkankan àyàfọ́lọ́wọ́ ọba a sì gbọ́dọ̀ mú nǹkankan nífọkàn sí nífọkàn tẹ̀ ní retí orí ní ìkọ́ aburú lẹ́yìn ọlọ́run ọba wa eléyìí ní jẹ́ pé agbọ́lọ́run ọba gbọ́ agbàpọ́lọ́run lọ́lọ́run àsìgbàpá nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam òun lòjíṣẹ́ rẹ̀ ó gbẹ́ni ọba sì bọ́lọ́run ọba dúó àdéhùn ọlọ́run ni wà mọ́ ń yẹta wọ́kẹ́lẹ̀ alàlọ́hí fàhúwà hasbò ọlọ́run ní gbogbo ẹni ọba dó tóun bóhun ti wí fàhúwà hasbò hu olúwa lóhun ó tó ọlọ́nkọ́ mọ́sá tó èmì àtẹ̀yìn kọjá wa náà lè dúó tí gẹ́gẹ́ bí múmi ní òdòdó torí náà iná rọ́kọ̀ kí ni wọ́n ń pè ní tíwálà ọ̀gùn òfẹ́ àti lárúbáwá náà tí máa ṣe ń jọun pé a mọ́wọ̀rí lọ mú fọ́tò rẹ̀ wá ẹwà tanná sí lẹ́yìn àrò gbogbo eléyìí ẹbọ ni pé ọya ẹmọ fi fọ́tò wọn lérí ara wọn bá fẹ́ràn ara wọn anábì ló wí o wà tí wá látá ṣirkùn anábì láwọn ọ̀nà ẹbọ ni ẹjìnà sí wà tí wà là ìtumọ̀ méjì ni inú tí lárúbáwá ń pè ní tíwálà náà lè tẹ́ ń pè ń fi rákù pé wọn ní gbọ́ra wọn yé mẹ́nìsìn ànábì ní gbogbo ilé iná ṣíríkún nínú àwọn ọ̀nà kíni inú àwọn ọ̀nà ìwà nǹkan ìdá nǹkan pọ̀ mọ́lọ́un ìṣẹ́bọ ní kọ́lọ̀kọ́ mọ́sá àlàwà ń bẹ àti kékeré yu'allaqu 'ala al-awladi min al-'ayn ọ̀nà láti ń wí láti ẹ̀kan ni gbogbo tíyàn bá so àpẹẹrẹ rẹ̀ àfáàlẹ́ tí wọ́n máa so máa wọn ma kéèkèé min al-'ayn ayé gbogbo tí ń tún tí bẹ́ ọmọ annabi adama ẹlòmí ó tún fẹ́ tán rẹ̀ sẹ́rin tọ́lọ̀mbá ti lóhun ọ̀fẹ́ àfikágbà fún pé àdẹ́wò táwà ní nílẹ̀ Yorùbá tẹ́mi observe ni pé a ma ń rò pé a lè dọ́gbọ́n fọ́lọ̀un yọ padà wá fẹ́ tó ní ohun ọ̀fẹ́ èyí tí a fi tètè jìnà pé Ọlọ́run ti lóhun ọ̀fẹ́ nǹkan yìí àwọ́ wà rò pé a lè sọ di àbí jù bẹ́ẹ̀ lọ ní ò ní fẹ́ kẹ bóndè lọ́rùn àbí kẹ bá ń dìun <laughs> yà oúnjẹ ti jẹ́ alájí àmọ́ bọ́bá ti wá di pé wọ́n fò yí àwòrán àfá kan sí ńkọ́ <laughs> èyí ń lè ṣe gíní o lè dúó lọ́rùn ara ọgbọ́n tí mo láàrùpá àrùpá mọ̀ dá ipé ntọ́lọ́n lóhun ọ̀fẹ́ ńgbà bá ti fi nǹkan báyìí kún bẹ́ẹ̀ kọ̀ wọlé ntọ́lọ́n bá ti lóhun ọ̀fẹ́ kọ̀fẹ́ ni. Mm -hmm àwa fi àwòrán àfáà kan sí àbí kọ́dà so Kùránì máa padà gbọ́ nínú tíra iná pọ̀lọpọ̀ àwọn àlfáà ní kọ́dà èyí tàà so Kùránì máa náà ká jìnà sí bọ́ bá dáa ní ànábì ní ọkọ̀ sorú ẹ̀ sallallahu alaihi wasallam quran al-Karim ẹ gbàgbọ́ yí ọ̀rọ̀ Ọlọ́run Ọba ẹ fi bẹ Muhammad sallallahu alaihi wasallam torí náà inú ran tẹ̀mímà ni gbogbo tí èèyàn àwọn ọmọdé ولكن إذا كان المعلق من القرآن فرخص فيه بعض السلف ẹ̀rẹ́kì mo wí ní sinanu bọ́bá wá ṣe pé alkùránì lásọ mọ́ wa lọ́rùn kọ́ فرخص فيه بعض السلف arínú àwọn sálàfù inú àwọn tó ti kọjá lọ inú àwọn sọ̀hábí annabi wa mina tabi'in táwọn ni a ah, ẹni ó bá ṣe pé kùránì ló so mọ́ ọrùn ẹ̀fòhúnlẹ̀ rọ́kàsọ̀ wọ́n rò pé kò burú àwọn náà pa àwọn rẹ̀ rí kà nẹ́bí ò sórí àmọ́ pé a ẹni ọba jẹ́ pé kùránì ló so rọ́kàsú fìhì ya ẹfì yíò lẹ wà bá àdùhún lam yóò rọ́kàs fi kọ́dà tí ẹ̀wà rínú àwọn àgbà sálàfà àfáà náà tí wọ́n ní ńgbà ويجعله من المنهي عنه منه ابن مسعود رضي الله عنه قرأ وننا ونتوني àtọ́sẹ kùránì àti òsẹ kùránì ẹmọ́ ulẹ̀ so nkankan márùn-ún òun ibn mas'ud abdullahi ibn mas'udin radiyallahu ta'ala anhu warruqa hiya allati tusamma al'azaim òun ló jẹ́ ká nẹ́bí owí fún áàfù bí málìkì pé àárìdú àlẹ́yà rọ̀kọ̀ ọ̀kùn jẹ́ ń gbọ́ ń tẹ́ ń wí ní bọ́ bá ti pé ń tẹ́ ń wí ò sínú ẹbọ ìpe nǹkan mí lẹ́yìn ọlọ́run láàbáàsà kò burú wàkúsọ mínú delil ma wàlhùmá annabuwa muhammad sọ̀rọ̀sọ́lá mú gbà wá láyé kásẹ̀ ìmọ̀ bọ́yá àwọn tí wọ́n ń pè lájẹ́ àbáyé ń dàmúyàn ni wọ́n lè se rúkíyà fún kọ́dọ̀ lè jáwọn àlìjànú rúkíyà tí ó sí ti ẹ̀bọ́m̀bẹ̀ wàlhùmá fáwata jẹ́ tó lábòl ilmi ọdẹ̀ méjì tàà fàádákọ̀ alhùmá òun ní kíni kí nǹkan táyàn bọ́yá kèké bọ́yá kòkòrò kan àbí bọ́yá ìjò sáyàn ní lárúbáwá ń pè ní kíni alhuma annabuwa muhammad sallam ní rúkọ ilé tí ọba sẹ́bọ ń bẹ́ àlèsè fún yà ìyẹn ni pé kákẹ́ ayá alkùránì ni kákẹ́ kan nú azikaru يزعمون أنه يحبب المرأة إلى زوجها والرجل إلى امرأته ìtùmàtí wà lábàtí túlẹ̀ kan pé òun la ń táwà ń pè lóògùn fẹ́ nìsìn annabiléyìn náà inú àwọn ọ̀nà ẹbọ ni ó iná rúkọ wàtàmá ìmà wàtí wà látà ṣirkun wọn abdullahi bin ọkaimin marfuwa abdullahi bin ọkaimin náà àwọn sahabi annabuwa muhammad sallallahu alaihi wasallam òun náà gba hadithi wa báyìí pé man ta'allaqa shay'an wukila ilayhi gbogbo ẹni ó bá ti so nkankan àbọ́fọ́ kan rẹ̀ lọ síbi nkankan wukila ilayhi olúwọ́ dáadáa nkan nìna yọ ma wá ní wọ́n ní ọ̀dá wọ́n ní ọ̀dá àzí ń pè ń dáhùn wukila ilayhi ẹ̀ ọdílálì kìyàmà bọ́lọ̀wọ̀n bá pé kó tètè gbọ́rú àwọn ìkìlọ̀ tá annabi ń kì annabi ní ẹmẹ́jọ ọjọ́ yí lójú pé yẹn ń pe ń tọ́lọ̀ lóhun ọ̀fẹ́nsì ń dá lóhun o man ta'allaqa shay'an wukila ilayhi ọlọ́nkọ́ má dáwà dọ́rọ̀ ara wa ọlọ́nkọ́ má jẹ́ arẹ́dẹ rawahu ahmadun قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا رويفع لعل الحياة ستطول بك فأخبر الناس أن من عقد لحيته أو تقلد وترى أو استنجى برجيع دابة أو عظم فإن محمدا بريء منه النبوة محمد صلى الله عليه وسلم nínú النبي nẹ́bì tún wí fún حديث tó wà lákọọ́lẹ̀ النبي ni hadithu ruwaifi'i onírò láàlá alhayata satatulu bíkà bọ́yọ́ lọ lè pé kẹ́mì rẹ̀ ogun kọ ma gbáyé lẹ́yìn ìgbà tó wà náàbí ọba sí láyé mọ́ jẹ ìrànṣẹ́ tọ́ ma jẹ́ fáwọn tí bá ń bẹ láyé ìgbà náà fàákbẹ̀rin náàsà ma wí fáwọn èèyàn annaman akọ́dá lè hiyatahu àwùtakọ́lada wátọ̀rà ẹ̀rìgẹ́ mo ti wí in tó sojú se lànàbí ó kílọ rẹ̀ àwọn náà làwọn náà ma wá wo kílọ jọ táwọn náà ń se lónìí ká jìnà lára tí wọ́n máa ṣe ń gbà náà tàà nẹ́bí kílọ rẹ̀ ni pé wọ́n a tún máa ta kókó oòrùn gbọ́n wọn pé wọ́n fi ń ṣe àjò ànẹ́bí ní gbogbo ẹni ọ bá ta kókó oòrùn gbọ̀n fáájò àwòtakọ́lada wátara alwátaru ní ta wílẹ̀ kan ọrún ọfà ó tún wá sọ ní ta ń gbé kọrùn àbíyàn wá ó se bẹ̀rẹ̀ ìyẹn ni pé ó se ẹ̀gbin tó jíyé ọwá wo kí lò wọ́n fi tábà kò rí ànẹ́bí ní gbogbo ẹni tọba bá múrọ̀ jí rí dàbátin in tí ẹranko kan ti jẹ tó ti yà nígbẹ́ ni wọ́n ń pẹ̀ ní rọ̀jí ẹ̀ tó ti wá ẹmọ̀ kébí àbá wà nù gbó nǹkan bá ya máa ṣẹlẹ̀ bọ́yá ehoro ni bọ́yá nǹkan kan ni òun náà sáyàgbẹ́ yóò se bẹ̀rẹ̀ yóò sì padà di pé tó le èyàn wá rí nílẹ̀ wá ṣe bí igi ni àbókúta ni ó mú ó fi nù dí ọ̀tàkò nẹ́bí o sallallahu sallam bẹ́yẹ̀ bá tí ìmọ̀ yíò náà kọmà annabi ló kìlọ̀ fún wa o awọ azimin abẹ́gun àìfẹ́gun nù dí o àìfẹ́gun tábà o annabi ní gbogbo ẹni ọba ṣe tó ń kàkalẹ̀ yìí fa inna muhammadan bari um minhu annabi wa muhammad sallallahu sallam ne òun bọ́pá bọ́sẹ̀ lọ́rọ̀ orú ẹni bẹ́ẹ̀ ọlọ́mọ́jà nẹ́bí ọbọ́pá bọ́sẹ̀ lọ́rọ̀ wa wa an sa'id ibn jubairin rahimahullah inú àwọn tabi'i ọ̀nà alimamu sa'id ibn jubair sa'id ibn jubair ni man qata'a tamimatan min insan kana ka'idli raqaba allahu akbar sa'id ibn jubair ni ẹni ó bá rí tẹ̀mí mọ̀ so márùn-ún àbó so mọ́dí tó bá fi fàájá bírò ẹni bẹ́ẹ̀ má bá jà o sàídì bó ń jù bẹ́ẹ̀ rí ní mọ́ pé èmi ló sì já tí wọ́n fi sáájò fún mi sàídì bó ń jù bẹ́ẹ̀ rí ní káànà kàídílé rọkàbà ọba tún mọ́ kí nítorí tó se fún wọn bígbà tó bọ́kùn lọ́rùn ẹrú ni ọbọ́kùn já ànámà kú lọ́rùn rẹ̀ ní wa pé àsíká rí ẹni se ṣíríkù káwá ní agbára láti kọ́ nínú tó ní ládá púpọ̀ ni àmẹ́mẹ́jà gbàgbégbé gbogbo táǹkà yìí a ma gbọ́yé fi síyá kí ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam ta nabi ni man ra'a minkum munkaran falyughayyiruhu biyadi fa illam yastati fa bi lisani fa illam yastati fa bi qalbi èyàn lágbára ń gbà mí pé ebi mo ní ọmọ lo kìíní ìmọ́ kíyàn ọfà já ẹni tó já ẹni ẹni ọjọ́ mẹ́ni ẹni tó wà lábẹ́ ẹni fàbíyàdì yínú ànẹ́bìlẹ́ ni ọ bá lágbára àfi kó se bẹ́ẹ̀ àmẹ́ ẹmẹ́jẹ́ sí àdífì ànẹ́bì gbọ́pọ̀ wọ́n lànẹ́bì níbi ẹbá ti rí oúnjẹ kọsá mọ́ fàájá ìtúnbẹ̀ ní pé bọ́ bá wà nípò ẹni ọ lágbára mọ́ra amínkún munkaran falioga yeruhu bọ́ bá lágbára yí ń kọ́ pàbí lè sáà alájí tẹ́ ń tún so mọ́ lọ́rùn yìí kọ̀ sóre kan fún ó lè tún kó bá yín lọ́dọ̀ ọlọ́run fàbílì sáà nìyí sọ ti ẹ jáde bẹ́ẹ̀ àmọ́bọ̀ bá wà ń pò pé ẹjá kìíní ni annabuwa muhammad sallam ní wa wà láhú an an ibrahim ay ibrahim annaka'i rahimahullahu ta'ala inú àwọn àgbàfà tàbí yìí pé ń ta àgbàwà látọ́dọ̀ Ibrahim Nakhai ni pé káànù ìyẹn nípa àwọn sọ̀hábà nabi àwọn ta bá láyé inú àwọn olùmọ̀ àwọn sọ̀hábà nabuwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n kórìíra kéyàn ó so nǹkankan mara mẹ́dì mẹ́lé mọ́rún minal Qur'ani wa gairil Qur'an kọ́dà bí yàn bá láyà Qur'ani ibrahim nakhai ní àwà gbọ́njúmọ̀ àwọn sọ̀hábí annabi a sì bá wọn yẹkrahu na tamaima kullaha gbogbo àsọkọ́ àsọrùn àsọmọ́dí ni wọ́n kórira sàwá òmìnà al-qur'an wà gáyìrí al-qur'an kọlọ́nkọ́ masá jẹ́ káwà náà ká lè jọ àwọn sọ̀hábí annabi wa wa sallallahu وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم اللهم صل àwọn ìfáà ní أشهد dáadáa لا يأتي ní ọjọ́ ẹ̀kọ́ tí wọ́n sì kọ ọ̀rànjọ́ orílẹ̀ fún wọn láyé àti ní ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama kó sì wọ́n tí ó lò so ní sókí abala ìbéèrè ní àwáyé àwọn tàjóbìnrin tí àwọn lókè tàbá ní ìbéèrè kakọ́ bá ṣe máa kọ́ bákanakọ̀ ní ọ̀dọ́rọ̀ Allah bá ṣe sọ́njú ní ààrín bínú rọ́pù ẹni tí kò bákẹ̀ kakọ́ mọ̀ tí a ní káò mọ̀ tá ń pa wọ́n bá tí wọ́n ní ọmọ kama binu ọlọ́wọ́ ṣe ọlọ́run ṣe ọ̀nà náà afá ok ó di méjì bí ẹlọ́kùn náà afá ó di mẹ́ta rí afá tó fẹ́yìntì gan náà tó fẹ́yìntì òkú yẹn ó di mẹ́rin malam afá inus tọ ẹ̀yìn náà ká afá ẹ̀yìn ṣàmà Assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹlọ́kùn ṣe kìnká tí ó máa ń sábà rúmi lójú ni mo fẹ́ béèrè ó máa ń ṣòwò ṣẹlẹ̀ pé àwọn àmì ń bẹ tó yẹ pé tá ti jọ mọ́ra aládùúgbò tó yẹ pé ní táàmà tí wọ́n máa sábà wà lórí ẹ̀ ni pé tí ìka kékeré bá ṣe wọ́n bí kan ní ayé yìí sí lásán èèyàn gbọ́dọ̀ mọ́ra ni so ó wà nínú wọn tàà jọ ń gbé tẹ́ pé wọn ò lè ṣe àfi pẹ̀lú oògùn ó wà nínú àwọn èèyàn láwùjọ tẹ́pàá ń gbé tẹ́ pé wọn lè ṣe àfi pẹ̀lú oògùn wọ́n lè ṣe kíní kan àfi pẹ̀lú ogun ogun so kọ́rọ̀ mọ́ tí kan rọ̀ ayé yọ ṣe gbé lásán táwọn náà sí mọ̀ pa ń ṣe kíní yìí so àti bóyá jàmọ́ mi tẹ́ pé ẹmọ̀ pé ń táwọn ilé ti wà lórí ẹ̀ ó ti ń dépò ẹ̀bọ tí rẹ̀ níbẹ̀ bá padà rọjá tó lóògùn ni àti ti jàmọ́ ẹ̀yẹ ni tó lóhun ò ṣe mọ́ pẹ́ ọgbọ́ lóhun lágbọ́yé ni ṣó necessary kò pé kó tún kálímọ́tù ṣàhádà ṣe àbí necessary sọmọlẹ̀ alhamdulillah وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ìbéèrè àfáà ni pé bíyàn bá jẹ́ ẹni tó ti rì sínú ẹbọ pàtàkì jùlọ látàrí irú àwọn ọ̀nà ń ta kà fúnra wá nú àhàdíta nẹ́bí sọ̀rọ̀sọ́lọ̀m lónìí à ń pọ̀fọ̀ ni à ń wé ni à ń jó nǹkan ni à ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run ni lẹ́yìn tí yóò bá ń pè lóògùn wọ́n níbẹ̀ ni ibá wá padà mana tọ́lọ́ ń sáànú rẹ̀ kó tó kò láyé tọpa gbogbo nǹkan yìí tí ǹjẹ́ dandan ni kí a tún tún wẹ̀ sínú ìsìláàmù káwí bẹ́ẹ̀ àfáà ní ṣe dandan ni kó tún kálìmà ṣàádà wí ìtúnmẹ́ náà ni pé ṣe dandan ni kí a tún wẹ̀ sínú ìsìláàmù àbí ngbò pé mùsùlùmí náà lákúmọ̀ sí tẹ́lẹ̀ ń kírun ń gbáwẹ̀ kọ́dá alájì ni kọmọ bá ìsìláàmù rẹ̀ lọ ẹ̀rí èsì lórí eléyìí ni pé Yorùbá ní òkùnkùn oníkùn o nínú ọmọ mọ̀ inú ààrẹ ọ̀rọ̀ tí ń jẹ́ ṣíríkù onídì àníyàn onídì kíni onídì àníyàn pàtàkì jùlọ bẹ́ẹ̀nà ṣíríkì al'asgari wà ṣíríkì al'akbar ǹjẹ́ islamu le islamu ni ti lẹ́yìn ọlọ́run rí ǹjẹ́ òun ti pé nǹkankan yàtọ̀ fọ́lọ́run ọba rí ǹjẹ́ ẹ̀mí òun ti wà ń bí pé àyàn bá jòkó sí tọ́lọ́run àwọn ilé igan ni wọ́n ń ṣe nǹkan tẹ́rí pé yàn bá ti ṣe ti kó mùsùlùmí o in rasulullah sallallahu alaihi wasallam irú ẹni báyìí àfi kó tún ó ti jáde àfi kó tún ní ìsìláàmù wọ̀ ìtẹ́yẹn sí fi wọ ìsìláàmù ọ̀nà ní kéyàn pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah in tó lè fẹ́ ní ẹlòmí ìlà ni pé a ti wá gbọ́ ìmí ni kí wọ́n tún wá pé délé mọ́sálásí pé àwọn alájí láwọn fẹ́ ṣe kálímà ṣàádá tẹ̀wọ̀n pé yìí lè jẹ́ problemu àwàlá sọ di problemu kò sí dandan pé ẹ pèèyàn léèyàn lórí pé nítorí pọ́ fẹ́ ṣe kálímà ṣàhádà kóhun náà wí fún rẹ̀ aṣíhádù aláìláha illallah wa anna muhammadan rasulullah bọ́bá sì ní àfáà tó yí ọfọ̀ kàtán ni pé ẹ wíkín wíkín gbà lẹ́nu yí kọ̀ láìfí àmọ́ bá pé tí ó ní ẹlòmí ìlà ní pé à ah, mùsùlùmí wọ́n mọ̀ sí èmi ní kí tún wá pé lápèjúwe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀nà làwà náà ń gbọ́ là ń rí gbogbo ẹni tí ó wà ní ẹ̀kú egún tí ó aṣọ ọ̀fẹ́ tí wọ́n ní alájì ẹ̀yìn ni alájì inú aṣọ egún ogboro àwọn yíò ti mú yàn kó ní ìsìláàmù ò irú ẹni bẹ́ẹ̀ tọ́ bá nílá láti pé a wọ́n lọ dojú ti ra mi pé ọlọ́run ò dojú ti ọ́ wọ́n náà má dojú ti ra rẹ̀ àmọ́ mọ́fìtì jú kó àrùn rí ipò tó wípé aṣhadu alla ilaha illallah wa anna muhammadan rasulullah bẹ́ẹ̀ bá ti wélé yíò òtítọ́ torí náà bó ti jẹ́nu eléyìí tí a wà gbà nímọ̀ràn ní pé gbogbo ẹni ó bá ti fara kínú àwọn nǹkan báyìí tí ó dá lójú bọ́yá ní tóhun ṣe in tó ti mú jáde kó nú ẹ̀sìn ni àbẹ́yìí tí ó ti mú jáde mọ́wulẹ̀ ṣe wàhálà wípé aṣhadu alla illallah wa anna muhammadan rasulullah kò sì gbọ́ túnmọ̀ tó ń wí o ìtúnmọ̀ tó ń wí ni pé láti àsìkò ìlọ gbogbo tí mo fọkàn sí lẹ́yìn ọlọ́run ni mo gbà pó tú bá ń tẹ́ni wọn wọ̀n jẹ́ nkankan mọ́ àyàfọ́ ọlọ́run ọba bẹ́yàn bá ti wí báyìí inṣá allahu ta'ala ó ti di musulminu allahu adam assalamu alaikum alaikum salam dákun ìbéèrè méjì ni mo ní so alákọ̀ọ́kọ́ ni pé nípa àwọn àfá tí wọ́n máa fẹ́ da kẹrù máyà lójúrú so tí wọ́n sọ pé hadithu anabi sallallahu alaihi wasallam tó ní àrídù aláyà rukọkùn àti ẹlẹ́kìí pé ah, inna rukọ wà tí wà là wà tàmà ìmṣẹ́rìkùn pé ọ̀kan ti abrogate ara wọn wọ́n ti ṣe gíní pé ọ̀kan ti abrogate ara wọn gẹ́gẹ́ bí pé bóyá ọ̀kan lọ́kọ́kọ́ ṣẹlẹ̀ so pé ibi ọ̀kan anabi wasallam ní pé a lè ọ̀dá òtíyé ẹlẹ́kejì ni pé tí èyàn kírùn so tó wá kó àwọn nǹkan tí ó ṣe kókó fún púpọ̀ jù ní ibi títí kó bá rí bómi kò sí ń gbà tí kírùn yẹn hmm. so wá nótìsì pé ńgbà tó ń kírùn lọ́wọ́ ẹnìkan wọlé tó bọ́yá ó gbé kinní yẹn sí fi ìrún ẹ̀ ní àsìkò yẹn ni

da ọ̀rọ̀ ọlọ́run àti tànẹ́bìrú mọ́ wa lójú àdúrà ńláńlá ni o ẹ̀yìn dáhùn béèrè àfá ẹ̀yìn tún wá sọ béèrè tẹ́nìkan wá bí mí lẹ́yìn lẹ́yìn dárísù tí wọ́n ti dárú mọ́ náà lójú tí wọ́n sì máa sọ pé ìbádìí sí ànẹ́bì náà ló tún yí báyìí àmọ́ ogun ẹ̀ ni ọ̀rọ̀ olówó yẹ bí i tó ń sọ kalẹ̀ ni pé inna hadha al-ilma dínun falyanzur ahadukum amman ya'khudhu dinahu pé ọ̀rọ̀ ìmá kéwúkí lọ́lọ́run wíkílà nẹ́bùwí ó kú lọ́rọ̀ mà lásán ẹ̀sìn ní o torí náà kéyàn ọmọdọ̀ ẹni tí ó ti gba ẹ̀sìn rẹ̀ torí náà iléyìn lákìlọ̀ fún kálukú náà àmẹ́ ìtàfà wí alhamdulillah àti sàlàyé rẹ̀ fún wa ń bí iná annabi ní iná rúkọ wàtàmá imá wàtí wà látà ṣírkù annabi ní ìwé nǹkan wúyẹ́wúyẹ́ lẹ́nu ní òjé ń tú pé ọfọ̀ létì torí pé kèèse gbogbo ń tàn wí lẹ́nu ní jẹ́ gíní ní jọfọ́ àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ bìkan jọ kan àkékè ta ẹni ó jó lórí oko bẹ̀ẹ́ wọ́n wá níṣẹ́ ní tẹ́ lè bá wá wí àwọn sọ̀hábé láwọn ní wọ́n bá kéèkì ní sí Suratul Fatiha wọn ò kéjú Fatiha lọ ọlọ́run sì gbà pẹ̀lú ìmánì wọn ẹni tí àkèké ta lóró àkèké bá lọ eléyìn náà kí lápé rúkíyànù òun là nábì wa Muhammad sallallahu alaihi wasallam fi ní ma lam takun shirka àmẹ́rí tó bá ti ń di pé gínẹ́kan tán bá wí fíkún nìkan ní ma gbọ́ sẹ́yìn náà ti mọ́rọ̀ àwọn yíò sí ọlọ́run lè yán pòun àbí nǹkan mí ogbooro eléyìn ní àdífi iná rókọ wàtàmá imá wàtíwàlátá ṣirikù ma sá síbi báhùn pé bọ́yọ́kan lànẹ́bì kò tó padà wá wí omi ìbéèrè tẹ́kọ̀ọ́ bí ní pé èwo lọ́kọ́ wínú méjèèjì toró nífẹ̀ẹ́ ẹnu èyí tó ń fẹ́ òun ní ọ̀lá nẹ́bí wíkẹ́yìn àwọn àfáà ti wá dènà dè wọ́n láti tó lélẹ́gbẹ̀rún ọdún àwọn àfáà oní òṣòlù fíkì ni ńgbà táà bá rí ọ̀nà kankan táà fi kó ẹ̀rí ṣẹ̀ríà méjì pọ̀ tí ò sọ́nà nílẹ̀ mọ́ ló tó kan gíní ló tó kan nẹ́sìkù ọ̀rọ̀ nẹ́sìkù káà fi bẹ̀rẹ̀ aljamu'u bainal adilla òní wa máa sọ pé nù kọ́ ìdá wọn pé aljamu'u aula bá bá tẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ pé ọ̀kan lọ́kọ́ dé ọ̀kan ló dé gbẹ̀yìn kí ni wọ́n fi màí tọ́kọ́ dé kí ni wọ́n fi màí tí ó dé gbẹ̀yìn torí náà eléyìí gẹmù ti wí àwọn alfáà wa àwọn àfó oníṣẹ̀rí alátọdún tó ti pẹ́ ni wọ́n fi ní máa fi nǹkan lúwa lójú ẹnìkan wá bá mi nù bọ́yẹni òun náà wà ń bí nísìn pé inú àwọn àfáà tí ń kọ́ àwọn ilé kéwú ló ní kí ni wọ́n wí fún yí tí wọ́yàwó hadith annabi ni kí lọ́lá annabi tó wí ọlọ́ní sọ àábí annabi kan sallallahu alaihi wasallam onígbóhun bá o ẹ̀dú ó lé ti sàárè ohun kọ́dà kẹ pa ràǹkúnmí ràǹkúnmí ẹyọ kan kẹ pa kẹ tó túká létí sàárè hun arákùnrin yìí ní látijọ́ tóun ti gbọ́rọ̀ yìí ni wọ́n ti ń da ọ̀rọ̀ súnnà rúmọ̀ lẹ́gbẹ́ lọ́jọ́kọ́ ara yìí kọ́lá sàábé gan ní kí yẹ́yìn wọ́n pa mo ní irú ẹni bẹ́ẹ̀ kọ́ lọ wí fún pé tọ́ bá ipọ́ mọ̀ tí mọ̀ mọ̀ wí kò tọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run àmọ́ tí ọba mọ̀ kọ́ lọ tún sọ̀hábé yìí ni òun gbọ́ta nẹ́bí sallallahu alaihi ní bá bá ti gbókù tínú sàárè táwọn èèyàn rẹ̀ ṣe kíni tí wọ́n yẹ́yìn padà kọ́dà nẹ́bí ní pé yọ́ mọ̀ gúrò kíni pẹ́kẹ́pẹ́kẹ́ bàtà wọn ìgbà wọn ni wọ́n wà gbọ́yà ń sọ̀hábẹ̀ ìwà ni in tó ń gbọ́yé ń bẹ̀ ní ké bóyá bóhun bá sì ń gúrò pẹ́yìn èèyàn tòun ò tí lọ tí wọ́n fi bèèrè bèèrè ẹ̀mí wọn ma balẹ̀ torí náà ẹdákùnbẹ̀ bá sìnwò tán ẹgbó ní dèédé tí ó tó yàn pa ràǹkún mẹ́kan tí ó sì kún ní títorí pé kò sí tí wọ́n fi jù eye ìṣẹ́jú ní tó fẹ́ wí fún wọn ni pé ẹdú ń ye ìṣẹ́jú báyìí kí láàfi mọ̀ ní pé ìjọ wọn wá bí anas bin malik radiyallahu anhu wọ́n ni wọ anas bá nẹ́bí bá jẹ sàárì tán kó tó lọ kírun àsùbá ó tó yí ìgbàwó kí ni anas ejúwe bè kọ́dìrì khamsina àyà ó tó ń téyàn ó fi kàádọ́ta àyà agó tí wọ́n nù ah inú kéyàn dá ràkúnmí dùbúlẹ̀ tí ó sì fi dúnbù rẹ̀ tí wọ́n fi kún tán ọyẹ̀ kó ti tó ọsẹ̀ tó fẹ́ sí òun ló jọ jẹ́ pé ẹwọ ìtàn mọ̀rùpógun bá dèrò ni anẹ́bùwa Muhammad sọ̀rọ̀sọ́lẹ̀m àwọn tó ti ráwọn kèfèrí tí wọ́n ń bọ̀ ó ní wọ́n tó yé mélòó wọ́n tó kíni wọ́n tó mélòó ràǹkómí kọ̀ọ̀kan ni wọ́n ń jẹ ní ojúmọ́ kọ̀ọ̀kan lárúbáwá mẹ́yẹ èèyàn tí jẹ ràǹkómí kan ọwá <laughs> pa gbogbo eléyìí tí ọwá ní sàábé ni wọ́n pa ràǹkómí kọ́dà kún ó dúnbù rẹ̀ kún ó kún ó tó lọ bọ́bá pé kọ́ mọ̀ kọ́lọ̀ mọ̀ àmọ́ bọ́bá mọ̀ tí ń tí ọlọ́run àtànẹ́bì òwí kọ́lọ̀ tọrọ àmọ́ gbogbo nǹkan báyẹ̀ dákùn ẹja ma súnmọ́ àwọn àfáà súnnà kò sí tó rújú nù súnnà nẹ́bí o sọ̀lọ̀ àmọ́ àwọn kan bẹ bá àfáà ti wí bá ti dàárú mọ́ yí lójú ni làwọn torí náà ìyàtọ̀ ń bẹ nù lógbì wọn tí wọ́n pa ràǹkúnmí tí wọ́n kún àti ẹlọ pa ràǹkúnmí ẹ̀sì kún ìbéèrè ẹ̀rí ọlọ́run ṣe ìsìláàmù yìí ní rọrùn fún wa púpọ̀ bẹ́yàn bá wà lórí ọ̀run bá fà ti wí tí ó gbé dúkìá rẹ̀ kalẹ̀ ẹnìkan wá dé òun ọ̀bẹ̀rù ọlọ́run òun wò pé ńgbà tí ń kírun lọ́wọ́ ìgan torí pé ìwà kèfèrí ni o ẹni ọba wúrúwà yìí àwọn onímọ̀ wúrúwà bẹ́ẹ̀ wà lẹ́ àwọn kèfèrí ní ìsọ̀díbò ti jẹ́ fún yín àwọn kèfèrí ni wọ́n máa sọ fáwọn ara wọ́n gbà wọn pé ẹ̀fà àwọn èèyàn Muhammad kalẹ̀ o ẹmá ti ìdọ́dọ̀ wọn wọ́n ní kìníkà tí wọ́n máa ṣe <laughs> àwọn ọmọ kírùn wọn kí wọ́n ní kìníkà tí wọ́n kò sí tí wọ́n bá ti wà lórí kìní wọn kò sí tí wọ́n èèmọ̀ kankan mọ́ bẹ́ẹ̀ bá àtàkì wọ́n gbà ìgbà wọn ní ẹlọ tó se ń wo tí ń fi mú ọ̀lá ìfi kéyàn ọjárun kọ gba ọlọ́wọ́ mú kọ wá tọ́run rẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí ọba gba nǹkan rẹ̀ lọ́wọ́ rẹ̀ èyí wọn búrú Allahu ta'ala a'lam ọ̀pọ̀ àwọn nǹkan mí kọ́dá àwọn alfáà lára ń táwọn alfáà máa fi sàpèjúwe pé èyàn lè járun ọwá rí afọ́jú kan tí ń rìn ó sì fẹ́ dé ti kànga

bọ́lọ̀ ti wá ní ká dólẹ̀ mún bẹ́nà ló ní ká dólà dúkìá wa náà torí ẹ̀ ló fi jẹ́ pé mẹ́nà dọ̀rọ̀rí yàtìl khamsa nínú àwọn nǹkan táwọn alfáà ní torí tí ṣẹ̀ríà ọlọ́run fi wà láyé gan òun ní ká wá mójú tó dúkìá ká má ra dúkìá ẹni láre bá àti gbọdọ̀ ra ẹ̀mí láre tá gbọdọ̀ ra ẹ̀sìn láre àtàwọn nǹkan tó kù torí náà ní kúkúrú bọ́bá ṣẹlẹ̀ báyìí kọ̀ láì fi ò kéyàn kọjárun kọmọ jẹ wọn kó dúkìá àwọn lọ kọ padà wá kírùn rẹ̀ bọ́bá ti ṣe bẹ́ẹ̀ tán Allahu ta'ala adam naam àwọn obìnrin ni wọ́n bèèrè eléyìí naam wọ́n ní ṣe túláàsì ní fún tó bá Islam ṣe túláàsì ní kí ó wẹ̀ kọwẹ̀ ọkẹ̀ àsọ́débẹ̀ lẹ́ẹ̀kan tàà ń sọ ẹ mú ti sọ mú Islam ní pàtàkì òun ní kíni òun ni ashhadu ilaha illallah wa anna muhammadan rasulullah ọwá dáa súnnà ni eléyìí ẹjá sàlàyé rẹ̀ fúnra wa kìí ṣe dandan pé bí ọba tí ìwẹ̀ kè di mùsùlùmí torí àìgbọ́ àwọn nǹkan wọ̀nyí àwọn míì ti fi ba nǹkan jẹ́ ẹ̀rí ń bẹ tó pọ̀ pẹ́nú àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n lójú ogun lẹ́lòmí wá bá wọn pé èmìnà fẹ́ la ilaha illallah ọkọ̀ ráyé wẹ́ torí náà a pé súnà nẹ́bí sọ̀rọ̀sọ̀rọ̀ àmọ́ kèèsè kíni kèèsè dandan pé bí ọba sáyé rẹ̀ ààrẹ tí di musulmi ara tí mo fi ní wọ́n fi dankarú ní bí ìrùpó tí ìtọ́dún kan ní kano ọmọ ibo olóǹfẹ́ sí islamu in ti islamu in ti ń wo se ọwà ní òun convinced ọwà bá àfáà pé di musulmi àfáà bá ní ọmọ lọ pé àwọn sọjọ́ tí wọ́n wá dájọ́ wọ́n ń kéde kì gbé ọmọ ìyàwó yọ́wẹ́ o yọ́wẹ́ o ọkùjọ́ díẹ̀ tí yọ́wẹ́ yọ́wẹ́ ìbòkú wàláhì láàrin eléyìn tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní Kánò ni tí wọ́n pè mí gan tí wọ́n gbé mi náà pé bó làwọn ó ṣe báyìí ọmọ ìlú ń fẹ́ wẹ̀ lóòtọ́ a máa àfáà tọ́lọ bá àwọn sọ́dá yẹyẹ ní pé a ah, ẹ̀tẹ̀káàdì ìjọba ìní lọ́wẹ́ ó sì rẹ̀ láàrin ìgbà yóò kú tí a kírùn sí lá ní a sin sí sẹ́rí pé in tí ọ̀yẹ kó dì nǹkan ní wọ́n sọ dì nǹkan máa lọ́wọ́ yìí torí náà ẹjá mọ̀ bọ́lọ̀ gbé in tí yẹn fi wọ islamu ní aṣhadu aláìláha illallah wa anna muhammadan rasulullah gbogbo nǹkan yóò kọ́ máa tẹ̀lé ni torí náà ní dáhùn sí bèèrè kọ́wẹ́ ọ̀dá àwọn alfáà lára hikima wíwẹ́ tó fi wà lára tàà fi ma rí àlámà pa wọnú ẹ̀sìn ni pé wọ́n nírú ẹni báyìí ń gbà tó ti wà ń bí tí tí ń bọ́ àìmọye jànábà àìmọye haibọ̀ àìmọye nìfásù ni ọ̀wẹ̀rí kó fi signify pé ń kó nú gbogbo ránranú ẹ̀gbìn yìí kọ́ wẹ̀wẹ̀ kan àwọn kó gbogbo ìwẹ́ inú tí ó yí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń discourage ẹlòmíì tó fẹ́ wẹ̀ náà kìí wá ṣe dandan kọ́dà èèwọ̀ ni kẹwa torí pé èyàn lóun fẹ́ wọ ìsìláàmù ẹmọ wá wo òhó rẹ̀ pẹ̀tọ̀ àfá ẹ̀tẹ̀lé wọn lọ bálúwẹ̀ <laughs> kẹwẹ̀ wọn òkú ni wọ́n máa wẹ̀ <laughs> gbogbo ẹni ọ bá wà láyé ìwẹ̀ fún rẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ni òkú nìkan ni wọ́n máa ń ṣe kíni

ọlọ́run ọjà àjíjọ mẹ́jọ lọ hádà wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi